بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم ۖ إن الله عليم خبير الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد المصطفى صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وعلى كل مدام بدعوته وسلم سنته واهتدى بعدين يوم القيامة بعد adúpẹ́ fún ọlọ́run bọ̀bọ̀ allah alhamdulillah adúpẹ́ ní ẹ̀kan sí alhamdulillah àpàrí ọgbà gbọ́nà alhamdulillah rabbil alamin alhamdulillah rabbil alamin ọba tí a fi orúkọ rẹ̀ fi ìjókòó ìtì ní ìjókòó tó gbẹ̀yìn olókàtùmọ̀ bẹ̀rẹ̀ ni amẹ́lẹ́ tó sì ohun alhamdulillah ọlọ́run má dáwọ́ ọ̀rọ̀ ẹ̀rọ ìlú lára wa bàbá wa imam gbogbo gbà náà ni máa ń ìjókòó yẹ wá sí lọ́dẹ kárí wọn pẹ́ gbogbo tọ́lọ́bá ti wá tí ló mọ́ wá nú ọlọ́run ní fi ọwọ́ bàjẹ́ kankan bẹ̀ àwọn orí lọ́tọ̀ lọ́tọ̀ mọ́ sábà ní ṣe fún wọn bàbá dáadáa ni wọ́n akéwòjẹ ni wọ́n tẹ́sán bàrá rù wá nìyẹn ọlọ́run bá ti sọ ẹ̀sẹ̀ dáadáa wọn náà lọ́kùnrin lóbìnrin bá sẹ̀sẹ̀ dáadáa gẹ́gẹ́ bí ibi tí a wà o ní fíkìl mọ̀báàdì l'áàmà ní zawaj fíkìl mọ̀báàdì l'áàmà tí ní zawaj àgbọ́yé àwọn gbòǹgbò ránkùnrin general principles lórí pé a fẹ́ lọ́kọ a fẹ́ níyàwó tó gbọ́dọ̀ yé mùsùlùmí àwọn nǹkan wọ̀nyí méje ni àwọn mú lẹ́sẹ̀lẹ́sẹ̀ àkọ́kọ́ rẹ̀ al-i'dad wal-isti'dad al-munasib ẹ bá fẹ́ níyàwó fẹ́ níyàwó òun láti múra alẹ̀ gbogbo kan ní gbogbo agbègbè dáa bí múra alẹ̀ ìlàṣàlàyé fún wa gbogbo ẹlẹ́ẹ̀kejì al-ikhtiyar wa ususuhu ìṣẹ̀ṣà ìyàwó tá a fẹ́ fẹ́ ìṣẹ̀ṣà ọkọ tá a fẹ́ ní àti kí ni àwọn gbòǹgbò tí ìṣẹ̀ṣà ìdúlé lórí ẹlẹ́ẹ̀kẹta al-khitbatu wa ahkamuha ìkọlù síra wa bá fẹ́fẹ́ra wa ọkùnrin lọ́kọ̀ọ́lọ́ sóbìnrin ni kún fẹ́fẹ́ obìnrin náà lọ́kọ̀ọ́lọ́ ni pé kọ́ wá àti àwọn àdájọ́ tó rùpọ̀ mọ́ o náà ni gbogbo ẹlẹ́ẹ̀kẹta àdìsára ilé lórí gbogbo ẹlẹ́ẹ̀kẹrin akudu nikah ìtakókò yìí arkanu àwọn orígun rẹ̀ ṣùrútù àwọn rẹ̀ súnanù àwọn súnabẹ̀ tí a dé nìyẹn hmm. gbogbo ẹlẹ́ẹ̀kẹrin onáà ní dápẹ́ ní àkùlù nìka àkùlù nìka ìtàkókò yìí kí là ń pè ní pé àtàkókò yìí al-muqaddima al-muqaddima إن عقد الزواج أو النكاح مبدأ من المبادئ العامة للزواج في الإسلام ولا يريد أكو يجي gbòǹgbò kan ní inú àwọn gbòǹgbò tí ìgbéyàwó gbé lórí lọ́sùlá wàhúwà yá ti bá dá mọ́bdá ilẹ̀ kìtìbá tí ó mọ́ ń wáyé lẹ́ngbà bá kọnu síra wa tán bí mọ́ fẹ́ fẹ́ tàà sì gbà tó pé khitiba wáàdù ni àdéhùn ni khitiba àdéhùn ni wáàdù bẹ́ẹ̀lẹ̀ khati wal khatiba láàrin ọkùnrin tó kọnu sí obìnrin àdúgbìtà kọnu sí kò tí ìdí ìtàkọ́kọ́ yìí àdéhùn pẹ́kẹ́ni pé afẹ́fẹ́ ra wa لأن الخطبة من مقدمات الزواج أو النكاح gbogbo ìkọ́ni sílẹ̀ nípa abẹ́bẹ̀rẹ̀ ni ó wà nínú àwọn ìtìsíwájú àwọn àgbéjẹ̀ tó síwájú ìtakókò yìí وعقد النكاح أو وعقد النكاح الزواج هو الإجراء الشرعي wọ́n lẹ́ẹ̀rí ìtakókò yìí ṣẹ̀ríà ní ètò lé lórí o náà ni àwọn ṣíṣe tẹ̀lé ti ṣeré alákalẹ̀ alẹ́rí ẹ tí mú bí mọ ojú bí i tẹ̀kùwé nílé kúsùrá ti lè mùsùlùmá tó lè yí pé látara ìgbé yìí ìní máa sọ di ọ̀rọ̀ ayàn ká fi ẹ bí mùsùlùmí lọ́lẹ̀ wọ́n á kìdù zàwájà wọn nìká mìíní àkọtọ́rì ẹ wá ní tàkókò bá fẹ́ rà tàbẹ́ tà wọ́n pè ní akùdù lè bẹ́ẹ̀ wà ṣíra akùdù lè bẹ́ẹ̀ wà ṣíra akìdù náà ni akìdù náà ni láàrin èèyàn ọ̀rọ̀ pàwápọ̀ àwọn afẹ́ dámájẹ̀mú àwọn ní resolution akìdù náà ni akìdù nìyẹn náà ṣùgbọ́n gbogbo ń dáàbò à ń pè ní takoko láyé kò sí tó léwu tó ti olówà dínjà ó lè tún kàṣó lè bá ń kàjẹ́ tá a bá ṣe bó ṣe bó ti yẹ yóò mọ àbájáde rere wá tá a bá kùnà yóò mọ àbájáde burú wá bákan náà wa ahammiha fi nadar al-islam òun ló sì tóbi jù ló sì pàtàkì jù nínú ètò ìgbéyàwó gẹ́gẹ́ ìwé sí Islam kò sáàkìdù kò síyàwó kò sáàkìdù kò síyàwó tó dẹ̀bà tẹ́ sáàkìdù kò síyàwó tọ́kùnrin bá ń gorí obìnrin sínà ni wọ́n ṣe tí ìgorí ara ẹni bá doyún ọmọ tí wọ́n bá bí tó bá pẹ́ ọkọ ni wọ́lẹ̀dù zina ọmọ ṣìnà ọmọ tá a bá bí láìdá gbogbo yìí kí ló kọ wọn ọmọ ṣìnà ọlọ́láwà mẹ́ àmín lima yatarattabu alayhi min huquqin wa wajibatin torí pé ákìlù yìí dágbogbo yìí nínú àǹfààní ẹ̀ o náà ní máa bí ń tàgbé ní huquq inú ó kí ìyàwó ní right lọ́dọ̀ ọkọ tó bá fẹ́ ni ó jẹ́ kí ọkọ náà ní right lọ́dọ̀ ìyàwó tó bá fẹ́ o náà ni ó jẹ́ kí ọkọ ọmọ kí ní ojúṣe mi kí ní my duty iná jẹ́ kọ́bìnrin àmà kí ní duty ẹ̀sọ́pọ̀ ẹ̀ torí ìdàkókò yìí inú bí right and duties right right and duties o lè pa obìnrin tọ́ọ̀dàkókò yìí ẹ̀ lásẹ̀ hmm obìnrin tó tàrókò igi rẹ̀ ó lè paláṣẹ o ní ráìtì kankan lọ́dọ̀ ẹ̀ o ní ráìtì kankan lọ́dọ̀ ẹ̀ tó fẹ́ gbà you don't, have any right you don't have any right on such a woman torí pé o láṣẹ lórí igi o láṣẹ lórí ẹ̀ kò sí ní díútì kan tó fẹ́ ṣe fún ẹ kò sí igi bẹ́ẹ̀ náà lọ́kọ tí ní igi lórí obe kò ní láti kankan lọ́dọ̀ ọkọ tí ò ní igi lórí obìnrin kò ní láti kankan lọ́dọ̀ ẹ̀ bẹ́ẹ̀ náà kò sójú se. kò sójú ṣe yẹn ní bíkíní níbi right akídù ká takókò igi yẹn òní right òní duties lẹ́yìn وله أحكام وآداب سوف نتحدث عنها Akídùwárè ó ní àwọn ó láwọn àdájọ́ ó sì ní àwọn ẹ̀kọ́ yááyì kátólù bá akídù akídù ní ẹ̀rọ̀dọ̀ àwọn àfá wọ́n ní akídù nìká àṣẹ́rí as-sahih al-aqdu aqdu nikah ash-shar'i as-sahih ìtakókò yìgì tó bá ṣẹ̀rí àmú ìtakókò yìgì tó bá ṣẹ̀rí àmú tó sì lálàáfíà authentic ìtakókò yìgì lè má bá ṣẹ̀rí àmú a jẹ́ pé ìtakókò yìgì lè wà tí ó sì ní bá ṣẹ̀rí àmú ó lè má lálàáfíà ó lè bá ṣẹ̀rí àmú tó má lálàáfíà tí ó wà ní bá ṣẹ̀rí àmú yóò sàn àtùká gẹ́gẹ́ni àtúká tí ọ̀bẹ̀ lálàáfíà ìsọ́ àtúnṣe ìpáyẹ̀kù lálàáfíà ni àtúnṣe àtúnṣe inú kọmọ bá ṣe rí àwọn kọmọ lálàáfíà ológun jù kọmọ bá ṣe rí àwọn ológun jù tó rátúká ni wọ́n náà bọ́ aṣọ lórí àwọn àdájọ́ tó rọ̀

tó lè jẹ́ kí ọkọ àtìyàwó tí a ń fẹ́ra wọn kí a máa gbádùn lára ara wọn kọ́mọ gbádùn lára ara wọn yóò sọ ìgbádùn dẹ̀tọ́ yóò sọ kíni yóò sọ ìgbádùn di ẹ̀tọ́ fáwọn méjèèjì bí ọba sí kókó yìí àlégbádùn lára ara wa ọbẹ̀ tí sàtọ́ ìbá sí ọmọ ẹ̀dùn ọgbọ́ni ọbẹ̀ tí sàtọ́ ìbá sí ó dùn gan-an láìtàkókò yìí láì sí tàkókò yìí ọ̀daràn ní ẹ jẹkújẹrún jẹ yẹn láì kírímìnà láìpẹ́ táìbá ń tó ń jẹ láì ṣe kó bẹ́yà táìbá ń tó ń jẹ tó wá lọ́ra ń bẹ́ ọ̀daràn ní ẹ ọ̀daràn ní ẹ o ò ń gbádùn oúnjẹ táìbá ò ń gbádùn oúnjẹ obìnrin táìbá láìtàkókò yìí tí ó yìí torí díẹ̀ mo fún ní fèsì mo fún ní kìsì mo rò máa ń sẹ láìtàkó yìí ìwà ọ̀daràn ni àndàmìdàhàrà àndàmìdàhàrà ti kó sínú ìwà ọlọ́run ọkọ̀ àndàmìdàhàrà ìwọ̀ ni tí ó wọ́n nígbàdẹ̀ náà wárí gbàdẹ̀ wárí wọ́n ní aláwájì mashuru asahi aláwájì mashuru asahi tó bóyá máa gbádùn obìnrin tí ó mi jẹ́ ọ̀nà tó dá gbogbo ni wọ́n sọ láìfà náà wàbíhádà yá kúrò láàkùnrin lẹ́dí láyé fíru dáàlẹ́kì wọ́n torí díẹ̀ gbogbo ákìlù tó ọba ṣe déédé lẹ́yìn àníkàkàkìlù ti jáde gbogbo ákìlù kàlà ákùnrin ara ìdàlì maharamad bí kéèyàn tàbùkú yìí lórí obìnrin tó jẹ́ ìwọ̀ nú ẹ̀sìn obìnrin tó jẹ́ ìwọ̀ nínú ẹ̀sìn káwàtà kókò yìí gẹ̀ àníkà kókò yìí kàlẹ̀ oct àbúrò àbẹ́gbẹ̀ ẹ̀lọ́bìnrin wà bíntìl áàkì tàbọ́bọ́ obìnrin bọ̀dẹ́ wà bíntìl oct tàbọ́ ọmọbìnrin àti ẹ̀ ọwátàkọ̀ gidi lórí wà kàlẹ̀ áàkì ní dáa fi àsìná ìdá ti ha àbóbìnrin tí ọkọ ti kọ́ọ́lẹ̀ tí ó ti wà parí ìjókògbélé oṣù mẹ́ta tẹ́m̀pù ní ìdájọ́ tọ́lá tọ́gbọ́gbà bàbá tí máa ti kọ̀yà rí sílẹ̀ láti oṣù kejì sí sí oṣù kùsù mélòó oṣù kan wà wakala akudi alamura ati mutazawuja. bẹ́ẹ̀ náà ni kàtà kókó yege lórí obìnrin tọ́lọ́kọ nílé tó wà ní ọkọ yẹn wọ́pọ̀ lọ́dọ̀ Yorùbá tí wàá ní mo gba ìyá rí sí ni ìyàwó yàwó ló ní ló gbà yẹn o wọn kì í jáwò fún obìnrin ní ẹ̀sìn káwọn a lọ sí customary court a lọ sí kíni a lọ sí customary court court etílé a lọ jáwé a lọ jáwé fúnra wa àbí kóòtù tó tẹ̀ tó jù yẹn lọ àbí kóòtù high court magistrate tó mọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi ò fẹ́ mọ́ mi ò fẹ́ mọ́ mi ò ṣe mọ́ wọ́n sáàbẹ̀ níwèé wọ́n bá sáàbẹ̀ níwèé tí ọba ẹkùn obìnrin tó mọ ìsìláàmù ni yóò kọ̀kọ̀ ìrẹ́rìn ni ìwájúbìnrin tó mẹ́sìn ẹ̀ dáadáa ní àánì òótọ́ you are wasting your time this is nonsense this is nonsense tó ń ṣe yìí o mọ tó ń ṣe onítùmọ̀ yóò fà yóò kọ́tọ̀ ẹ̀yà ni obìnrin jẹ́ sọ pé zẹ̀wọ́jì túkà àǹká túkà inú súrátù nìsáyà 21 وكيف تأخذونه وقد أفضى بعضكم إلى بعض ọ̀rọ̀ tí ló tẹ́ẹ̀fẹ́ máa ń gba owó tẹ́ẹ̀fẹ́ àwọn obìnrin lẹ́yìn ìgbà tẹ́ẹ̀tì rí ohun tẹ́ẹ̀tì rí ohun ara yìí tán owó tàbá ti kó méjì jẹ́ máa rí tàbá ti kórí rẹ̀ ní kankan bẹ̀mọ̀ ìwọlé ẹ̀kan yẹn owó ẹ̀ ti lọ ìwọlé ẹ̀kan yẹn owó ẹ̀ ti lọ one million lọ́gbà lọ́wọ́ ẹwà ti wọlé lẹ́ẹ̀kan wà mí lọ sí kí ni wọn. ó ti lọ ẹ ẹ ẹgbẹ́ ìpàkẹ́ lọ́wọ́ wọn lẹ́gbẹ̀ẹ́ láti rí òwò ara yìí. wà á kọ́ na minkum mithaqan ghaliza. àwọn kìí sì gbé adé tó nípa fún yín mithaqan ghaliza akíkò ní yẹbẹ adé ní dábìlà orí obìnrin tó fẹ́ dá mẹ́ta kókò igi orí ẹgbẹ́dọ̀ kó ìgbẹ̀rẹ̀ mẹ́ta fẹ́ ṣe bẹ́ẹ̀ lọ́kùnrin gbogbo àbáǹsàwàdá lọ àti gbogbo ẹ̀ lọ tí a bá ti tó ẹlúgbọ́lọ́dọ̀ ọlọ́run bí dáadé ní sí òun náà ní kọ́ mẹ́ta kókò igi láàrin sílífà àti dáráwò ẹlúgbọ́lọ́dọ̀ ọlọ́run ìmá mú wa anáàdàwọ́ bá ní ṣe tí bàbá gbá mẹ́rin nínú alhamdulillah ahmadu subhanahu wa ta'ala wa shukuru àwọn àdúgbò bàbá kìdíṣẹ́ bàbá mú àbàmà mú ṣe wọ́n náà gbà kó fẹ́ ọ̀pọ̀lọpẹ́ ẹ máa wí tẹ̀lé mi dábàjú wí ana ana fulan wani fulan sawajituka ibnati fulana alamari kada ìdílábà ní àwọn wíní yorùbá ní àwọn wíní eléni sílífà ó dé ìyàwó sọ́ọ̀lù ẹ bá dùgbà ẹ bá dùgbà ẹ kìlẹ̀ hàn tamale akudu tamale akudu akudu ti dúró nìsa kọ́nìkọ́ lízọ̀ kódà kẹ́ má jẹ kankan bẹ́ẹ̀ wàlí ma lẹ̀ ṣe kódà kẹ́ má oúnjẹ ń bẹ̀ kẹ́ jẹun ẹ mú minerals kò sí kò yọ minerals kò pure water kò pure water kò biscuit kò biscuit kò yọ water kò yọ bottle water tẹ́ bá ti rí gbólóhùn yí báyìí akídù ti dúró kò yọ súwìtì kò yọ dàbí dùn akídù ti dúró wọ́n ti di ọkọ àti ìyàwó wọ́n ti di ọkọ àti ìyàwó tí a ń lẹ́tọ́ àti ṣàṣepọ̀ tọkọ láyá tí ọmọ bá ti bẹ̀ wá akídùn sọ̀híhùn akídùn sọ̀híhùn akídù tó lálàáfíà akidun shir'iyyun sahih akidu tó bẹ́sìn mu tó sì dá làáfíà torí bí àwọn àìfẹ́yàwó tó wà ní ọkọ àìsẹ́gẹ́ni àìfẹ́yàwó tó wà ní ọkọ tí ọba wà lọ́ta látàkùkù yege rẹ̀ láàrín tábà ọmọ bá ti bẹ̀já ní ọmọ sínà ní fa inna shay'an min hadhihi al-uqud gbogbo agbogbo akìlú tásọ́dọ̀ yìí kéèyàn ta kókó igi lórí àbúrò ẹ̀ lóbìnrin ọmọbìnrin bọ̀dẹ́ ọmọbìnrin àǹtí ẹ̀ ẹ̀tú ṣe ìdá ìgbèléjókò pé ọkọ̀kọ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni ọbẹ̀ tó bẹ́ẹ̀ lọ́kọ̀ wọ́n ní gbogbo ń dákalẹ̀ pátá. la yufidu hilla istimta'i ar-rajul bil kí wọ́n gbádùn ara wọn wọn kò gbádùn ara wọn. fala yakunu 'aqdan mu'tabaran shar'an. ìsàkóso ولد الشريعة لأن المقصود بعد الزواج لأن أو لأن المقصود بعقد الزواج أو النكاح هو حلم. هو حل استمتاع كل من الزوجين بالآخر على الوجه الشرعي الذي ارتضاه الله عز وجل رب العالمين بخلقه بخلقه لخلقه لخلقه من الجنس الإنساني jẹ́ ìdákòókò yìí kò túnmẹ̀ ní pé ìsọ ìgbàlódé ẹ̀tọ́ láàrin ọkùnrin àtobìnrin ní ìlànà ṣẹ̀ríà tọ́lọ̀ ọba yọ́nú sí ọba gbogbo ẹ̀dá fáwọn ẹ̀rú ẹ̀ inú ọmọ ẹ̀dẹ́ ènìyàn bá ṣe ṣe lágbàtà yóò sàkìtì wàdálíkà lè tààmì ní sákẹ́ni àdáfsì ìdáṣe tí a fẹ́kọ́ ti ara kíkù jáde náà ní pé kí ọkàn ọkọ ọkàn ìyàwó kan fọkànbalẹ̀ sí àwọn lọ́dọ̀ kan lò gbésẹ̀ ayé ìfọkànbalẹ̀ láàrin ara wà ń já rí zurriya wọ́n sì bí ma ọmọ tẹ̀lé as-saliha ọmọ rere wà ta'awun ala injabi awlad láti bọ́ sọ pé bá wọn máa bí ma yukawwinuna usratan jadida jadida fil mujtama'i al-bashari pé àwọn ọmọ tí bá wá ń ṣẹlẹ̀ yìí tí ọkọ àtìyàwó ń bí níwà bí níwà gbé kalẹ̀ ẹbí tuntun ní àwùjọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn wàbẹ̀hádà wàbẹ̀hádà yakunu zawájú àwọn nìkáhó islamiyya nígbà náà ni pé irú ìtàkókò igi bẹ́ẹ̀ lọ́sọ̀ ká mọ̀ pé nìkáhó islami nìkáhó islami nìkáhó islami كل العقود ومنها عقد النكاح أو الزواج مبناها مبناها على اجتماع إرادة العاقدين على الرضا العقد بموضوع العقد بموضوع العقد wọ́n ní àwọn dáàmà dákókó wípé ìgbéyàwó náà jẹ́ kan bẹ̀ ó dúró lórí kí èròǹgbà òyìn méjì papọ̀ kí èròǹgbà àwọn èèyàn méjì kan papọ̀ ìṣùmọ̀ ìrádá tí àkìdẹ̀ alàrídọ̀ ìmọ̀ ojú ẹ̀lẹ́ àkìdẹ̀ inú wọn dùn sí inú ìyàwó ó dùn sí inú ọkọ ó dùn sí inú kàtà máa ń wá tí ìdákòkò yìí máa ń lọ àtàrọ́ dé bẹ́ẹ̀rẹ̀ àkìdẹ̀ àtàrọ́ dé bẹ́ẹ̀rẹ̀ àkìdẹ̀ yìí rídọ̀ zawja wà rídọ̀ zawj rídọ̀ zawja wà rídọ̀ zawj ìyọnú ìyàwó ìyọnú ọkọ lẹ́bìnà ma ń bèèrè gbà mí abá sọ́lé sísta sára tọ́ yọnú sí kọmọ jẹ́ ọmọ ẹ̀ kí ló lọ sọ lónìí yọnú sí sára tọ́lá abá sọ́lé má jọ pọ̀ kí lórí sí olóhun gbà anábìnà bí lọ́dọ̀ obìnrin kan àtùrùdín yóò fọ́kùnrin yìí sọ tí ọlọ́run kìí lábábá ìfún ẹni náà rábí sí wọ́n pọ̀ tẹ́bá ní táwọn akákan béèrè lọ́wọ́ ọkọ àtìyàwó lọ́jọ́ ìgbéyàwó ó wà bẹ́ẹ̀ ó bá súnú ànábì mú bí wọ́n bá sì béèrè tí a rí tí ọkọ jókòó sáàyè ọkọ tó sì múra gẹ́gẹ́ ọkọ ìyàwó tí a yàwó tó jókó sáyé ìyàwó múlágádé ìyàwó inú wọn ti sígí ni inú wọn ti yọ síra wọn náà nù àti gbà wọn ṣùgbọ́n àwọn àfá àgbẹ́sọ pé ẹ máa bèèrè o orígbẹ́ tó bá yá wípé ẹjọ́ tẹ́ ìtàkó ìsìnkú wí kankan ìjọ tẹ́ ìtàkó yìí wá ṣe gbọ́ kí mo sọ̀rọ̀ sí mo ní mo gbà ẹ gbọ́ lẹ́nu mi pé mo gbà ṣe mo kàn ń wòye náà ni ẹ máa jí mẹ́lábẹ́ ọ̀rọ̀ lórí ìdí ẹ̀ ohun ọkọ àti àwọ̀ lọ́nà na wọ́n ní ohun láà mọ́ fàfà orí igi fa, ohun láà mọ́ fà orí igi làábà ti ma ní lalẹ ti máa gé e lálẹ́ tí bá ń gògé lọ jágbe mọ́ lẹ́nu wọ́n padà lẹ̀ bá jọ́gbé wọ́n bá mẹ́ ẹ̀bọ̀n ní jẹ́bẹ́ ẹ̀ tí mo lóhun kò ní kú mẹ́ tó di eléyìí wọ́n ni wà lámà kárẹ́tì lè rádà torí pé èròǹgbà àti kínú ìyàdó sí nǹkan inú àlámọ̀rí tí ó ṣe fojú rí hmm. nínú múrí alkhafiyya allati la yatla 'alayha banul bashar tọ́mà èdè nìyàn tí kí kò lè máa ìrọ́ngbà ọkàn mi àdìbẹ́sẹ̀ inú mi dò sí nǹkan ẹ̀lẹ̀ máa bàbá sáàdì tó súnmọ́ mi tó yìí kò pé obìnrin ìtẹ́mi mo fẹ́ fẹ́ ọmọ ìdẹ́mi lọ́rùn mo fẹ́ fẹ́ àdíkínú mi ló sí kò sẹ́ tó lè máa bọ́lọ̀ torí díẹ̀ lázìmá lázìmá an yẹ́sùrọ̀ an kulli wahidin minal qa'idayn minal aqidayn ma yadullu ala qabulihi bil aqdi wa muwafaqatihi alayhi torí díẹ̀ láfẹ́ lọ́dọ̀ ọkùnrin tó fẹ́ níyàwó obìnrin tó fẹ́ lọ́kọ kọ́ jáde lẹ́nu wọn nǹkan tí ó tọ́ka pé mo gbà kẹsàkìlì tí ó tọ́ka pé mo gbà kẹsẹ̀ ákìlì yìí faramọ́ mo faramọ́ agbọ́dọ̀ rí agbọ́dọ̀ rí tó gbọ́sẹ̀ lẹ́lẹ́sẹ̀ lẹ́yìn àmì òṣìṣẹ́lá sallallahu alaihi wasallam tí bàbá kan fi ọmọ rẹ̀ obìnrin lọ́kọ tí lórí bàbá ṣe gẹ́ni bàbá fọ́ sí oúnjẹ ń pa ni ó sì wà ní ọkọ̀ ọlọ́run wá ní kó ní àǹfààní kọ́ bá nàbí pàdé sallallahu alaihi wasallam ìgbàjọ́ bàbá nàbí pàdé àwọn bàbá náà ń bẹ́ jòkó àwọn bàbá àwọn bàbá àwọn obìnrin ọkọ̀ bèèrè question ni ìgbàgbọ́lọ́ ọba àwọn obìnrin yàtọ̀ sóbìnrin àmì ń bẹ àmì àbẹ́rẹ̀ àbẹ́ ó nílò òjíṣẹ́ ọlọ́run sọ́dí ẹ̀dá kéèyàn máa jẹ obìnrin ń pálọ́kọ kí bàbá ẹ̀ jẹ pálọ́kọ níbi ọ̀dá tí wọ́n wá sí bẹ́ẹ̀ fún yàn gọ́ alábẹ̀ ló ti ní àǹfààní kó faramọ́ ó sì láǹfààní kó mo faramọ́ mi faramọ́ wà lọ́dẹ̀ẹ́ iná pè ní khiyaru zawaj khiyaru zawaj afúnláǹfà ní kọ́sẹ́sà sọ́fẹ́fẹ́ abẹ́fẹ́fẹ́ hmm. arábìnrin ní èmi lọ́sẹ̀lẹ̀ sí o ìbéèrè tí mo ń béèrè béèrè nípa ẹnìkan ara mi náà ni bàbá mi ó fi mí fẹ́ tí mo fẹ́ ṣùgbọ́n mo fara mọ́ wọ́n á fẹ́ kọ́ àwọn bàbá ilẹ́kọ̀ọ́ wípé kíámàsì rẹ̀ mọ̀ ló jẹ́ bèèrè bèèrè lẹ́jọ́ náà ni ó ti wà ní súnà ní Muhammad àwọ̀gbọ́ jẹ́ ọmọbìnrin ń pa ní ọkọ àgbọ́ ọjọ́ mọ́rin pa ní ìyàwó àfikíní àfikún sí معنى الحفظ معنى لفظ العقد وخصائص kódà sọ́lọ́ yìí wọ́n sọ gẹ́ ọ̀rọ̀ ti síwájú wọ́n fẹ́ gbólóhùn akídù gan wọn sọ pé ní lábáwá ni bẹ́ẹ̀ akídù akọ̀dà ya'qidu aqdan akọ̀dà ya'qidu aqdan uqudan uqudan huwa aqidun huwa aqidun wa wa ma'qud wa ma'qudun na'am ma'ana lafzi al-'aqd wa khasa'isuhu wọ́n ní kí ni túmọ̀ gbóná akidu kí sì làwọn nǹkan tó dá yàtọ̀ tábà ń sọ̀rọ̀ akidu nìka kí làwọn àdá yàtọ̀ rẹ̀ tó yàtọ̀ sí gbogbo akidu yòókù al-'aqdu tatadammanu madha aqada ya'qidu aqdan wọ́n ní àwọn tàbá kí ó sùlásílè sùlásí fíìl máa dé àsùlásí tó jẹ́ sọ̀hẹ́ gbogbo àràfíà ní gbogbo àràfíà ló gẹ́ni tó lálàáfíà àyín kọ́ dáa tàbọ́ wá súpọ̀ akọ̀dá asìnrin yóò di akọ̀dá ní mọ̀dọ́ríò akìdò ya akìdò masdar akọ̀dá awọ̀ ìgbòmúdání huwa ákìdùn wàlùmọ̀fùrúnlù ma'kúd lílmùtàádì wọ́yùtùlọ́pù alamani ìdàtí mìnìhà inú ìdírábá wá tọ́bádá sínú mújá àwọn kàjí máa tún èdè àgàlìsàn arab at-tawkid inú àwọn àtúmọ̀ rẹ̀ tawkid kìyàn emphasize kìyàn kàpámọ̀ kan ìtùmẹ̀lú according to qawlahu according to qawlahu qawlahu according to mo fẹ́ sẹ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ kíní mo fi rin lẹ̀ ìtumá kí lè dènà at-tawthiq o náà ni kíyàn trust trust ẹ̀rì wọ́n fẹ́ kàyẹ́ tẹ̀kù tawthiq on mo trust it at-tagliz nípa ẹ̀rì ọlọ́dọ̀gbẹ̀lẹ̀ tàglíza kí kan nípa ẹ̀rì wàlẹ̀ ahad àdéhùn wàlmìsá wàlmìsá àdéhùn náà gbogbo ilé pátá inú èdè lárúbáwá ìtùmọ̀kaná ni akídù ó lè jẹ́ tàwọ̀kìdì ó jẹ́ tàwọ̀fí ó lè jẹ́ tàglíz ó lè jẹ́ أريد أن أثار كل هذه كلمات كلمات مترادفات كلمات مترادفات تتم اسمها الله العقد والعهد والجمع عقود torí لي ìtumọ̀ ní èdè nìyẹn wọ́n آه wáyìdá tó bá sọ bẹ́ẹ̀ aw aqadtu aw aqadtu alayhi alayhi fata'wiluhu annaka alzamtahu zalik ni pé ó sọ́dọ̀ ara yẹn fún tó bá lùgbọ́dọ̀ sọ́ di ọ̀ràn ẹ̀fọ́ ọgbọ́ sí nǹkan yìí ó gbọ́dọ̀ ṣe nǹkan yìí wà á kúrò àti kulli shay'in ìbọ̀rọ̀ mọ̀rú ita gbogbo nǹkan o náà ní ká fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ tàbí ká ìfà sáìsì torí díẹ̀ gbólú pọ̀lú àn gbólú akudu àti àwọn bí tí a máa fàyà wa gbàmí ń bẹ ní gbàmí ń bẹ ní isim gbàmí ń bẹ àwa ní masdari ẹ̀rì eh, lórí ìdílé wọ́n bẹ̀ wo díẹ̀ nínú àgbódò lálùwà ní kẹrẹ fún àpẹẹrẹ táwọn suratu Maida àyà 89 àti suratu Nisa àyà 33 eri. Eh. لا يؤاخذكم الله باللغو في أيمانكم ọ̀rọ̀ ní àwọn àbúra yín tẹ́ bá búra tí ọ̀dọ́ kan yín òun ló torí ẹ̀gbá yín mú ولكن يؤاخذكم بما عقدتم الأيمان ṣùgbọ́n èyí tó bá pẹ́ bá kàdìkàdì pinnu láti búra tó bá jẹ́ ìbúra èké náà lágbàá yín mú àkọ́dìtù àkìdùnú Suratu Nisa ayat 33. Walikullin ja'alna mawali mimma tarakal walidani wal aqrabun والذين عقدت أيمانكم فآتوهم نصيبهم والذين عقدت أيمانكم ṣùgbọ́n a rí àyíká pé ọlọ́run bá fi sàlẹ́sà ó fi sákínú gangan lẹ́sà tí ó fi sọ tí nìká ọ̀gá lẹ́sà ò náà ní tí a kọ́kẹ́ fún alẹ́ ní swat 21 tí ọlọ́run sọ yí pé tó pè ní àdéhùn tí ó nípa wá kayfa ta'khudunahu wa qad afda Islam àdéhùn tó nípa ní ọlọ́dún wá sí lo eh, gẹ̀lẹ́rẹ̀ wọ́n ní kódà bí ọba mú sífà wà mẹ́yẹn wọ́n pẹ́ mi àkọ́lọ́báwì ah, tó nípa tẹ́lẹ̀ ọlọ́dún wá tó wá lo gẹ̀lẹ́ ó tó fi takókò ẹ̀ sífà ọmọ sùn láìpẹ́ ká mọ̀ pé kí nǹkan ìṣe nǹkan kékeré torí díẹ̀ tó wá sí pé ákùdó nìka ákùdó nìka olónípọn jù ló kẹta máa takókó fàjánà tí a máa takókó rẹ̀ torí díẹ̀ lọ́lọ́ọ̀bà nìkẹ́ ọlá ńgbàtí ń wani wani hada sọ́wọ́rọ̀ ọlọ́pàá بهذه العلاقة وهذا الميثاق الجليل بقوله سبحانه وتعالى إنه سورة البقرة ayọ̀ ẹ̀kì sẹ́rí ńgbọ́nà bẹ́ẹ̀rù yìí agbára ìtàkókò yìí àti ìbálò tí máa bẹ láàrin ọkọ àtaya ọlọ́rọ̀ àwọn obìnrin àtàwà pé hunna libasul lakum wà á tún lè bá sólàwọ́n lọ́lẹ́ra wọn àyàwó yí aṣọ ní ajẹ́ fún yíó aṣọ ara yí ni wọ́n bẹ́ẹ̀ náà bí ẹ̀ náà sì jẹ́ aṣọ ara wọn aṣọ ara yí ni wọ́n jẹ́ bẹ́ẹ̀ náà sì kí bẹ́ẹ̀ náà sì jẹ́ aṣọ ara wọn láyọ̀pájá máyà lára kí ní ọ̀sẹ̀lẹ̀ sọ lára ó dà kí sáà nù ìhòhò ìyàn wà ní ìhòhò gbogbo jẹ́ bá ti fàyàwó ẹ̀kọ́ lára ẹ̀ ó sì kẹ́ni ìhòhò ló wà wọ́n náà ń kọ́ tàbá ti fọ́ kọ́kọ́ lára ẹ̀ ìhòhò ló wà ẹgbẹ́ ìgbẹ́ jẹ́ bá ti wọ́n fà kó lára wa á ní ìhòhò sáwà á mójútó á mójútó tí ọkùnrin bá níyàwó jọ padà níyàwó mọ́ ó ti di òwò hmm. ó ti dẹni àbò ìyàwó rẹ̀ kú o ìyàwó rẹ̀ ò tí ì kú o ó sì gẹ́ni ó ti dẹni àbùkù bẹ́ẹ̀ náà ni ọkọ tí obìnrin bá ti kú lé ọkọ ó ti gẹ́ni ó ti dẹni àbùkù ti tá a máa ronú tẹ́tí àìfi kọ̀rọ̀ ẹni torí pé ìbáṣepọ̀rọ̀ wa ní tàà ní gbogbo bàjánà sí ìbáṣepọ̀rọ̀ wa lẹ̀ tàà ní rojọ́ kò sí bá ṣe kọ̀rọ̀ wa lẹ̀ tàà ní rojọ́ tí bá kọ̀ yàwó níjọ́ àwọn ọ̀rẹ́ mi bá wà mí ọ̀rọ̀ dání sọ ọ̀rọ̀ ìyàwó mi tí mo kọ́ dáadáa rẹ̀ máa mọ́ta báyìí dáadáa rẹ̀ àìdá rẹ̀ ní bọ́ọ̀mọ̀ kí o bá wà lọ́wọ́ kí máa ṣe wọ́n ọ̀rọ̀ ìyàwó iná ni tí mo kọ́ lẹ̀ bẹ́ẹ̀ ló lọ́nà sọ̀tẹ̀ mìíràn asídà làwántù àṣírí ara wa nù yàmúyàwó ẹ̀dá ní ìgílẹ̀ bá ṣiṣẹ́ káṣẹ́ lè bá bò mọ́kọ̀ ẹ̀dá ní káṣí rẹ̀ lè bò ìjọ ẹ̀kẹ́ lómi ọgbọ́ wọ́n ṣe kíni wọ́n gbọ́ nàbàwá ní ìjà ló dé lórí dòwe ẹ̀yin tẹ́ẹ̀dì lẹ́nu pẹ́pẹ́ kọyàwó yí sílẹ̀ ẹ má jàrá sí òhò ẹni ẹbẹ́ kọ́kọ́ ẹ má ṣe kíni ẹ má jàrá yí sí òhò ẹ bà sí ara yí o ẹ Allah Akbar mi ò fẹ́ rojọ́ mọ́kànyàwó ẹ̀ mi ò fẹ́ rojọ́ mọ́kànlẹ̀ ó láti lè rojọ́ wọ́n náà wọ́n gbàmọ́ lábá ti kọ́ dẹ̀lẹ̀ tẹ́ bá ti lè mọ́lé ìjàrá inú lé bẹ́ẹ̀ ti kọ́ bẹ̀rẹ̀ nù owó ìyàwó ẹ̀ lè mọ́lé ìjàrá yìí owó àtọ́kẹ́ lè mọ́lé ara yìí tí máa ní àbá sàyédè bàbá ń dá sọ́rọ̀ mi èmi ìyàwó mi àṣírí ojú àlókù àṣírí ìtúnà èmi tẹ́bẹ́gbọ́n bá kọ́ rojọ́ máa rí sáàbà wẹ́jọ́ kan ẹ̀bá sàárè rọ́wẹ́bà ọ̀pàdọ́gọ́ rojọ́ wọn ò ní sọ́tán mi ò ní sọ́tán ma ní ojú bá náà lọ ojú bẹ́ẹ̀ lọ bí ọmọ náà bá kọ́ rojọ́ kò ní sọ́tán hmm. tágbọ́n náà yẹ́ tí mo wá rò mo hìí tiẹ̀ pẹ̀lú pọ́ǹtì kan tó bá mẹ́rù tó padà yóò ìtì pẹ̀lú pọ́ǹtì mẹ́ta tí ma mẹ́rù padà mìíràn àti fi mẹ́fà kún tó ń bá gbé jẹ̀dẹ̀ ó di méjìlá gbogbo dáa mú fi ní yóò tú kò sété tọ́lọ́bá wá ní àwọn tí a ń gbẹ́jọ́ wa ọ̀dọ́ tó ti dán pẹ̀lú ti dán ìtọ́wọ́ náà ló ti tán tàbá délé alọ̀tún balẹ̀ àṣẹ́lù tó débẹ̀ àṣẹ́sọ̀ yẹn náà wọ́rọ̀ gbẹ̀ sọ́dí mẹ́rin fi sọ tí yẹn agbà wọ́n náà sẹ́lú mẹ́rin sọ yẹn gbàsí ààrẹ ayọ́ arọ́jù ìrẹ́ ọkùnrin búra rẹ̀ láṣìírí ayọ́ ìtàlùmọ́rọ̀ à ìrẹ́ obìnrin búra rẹ̀ láṣìírí jẹ́ káàrin dá àwọn àgbàlagbà wọ́n ní àṣòro parí bí ẹjọ́ tọkọláya àṣòro dásí àṣòro dásí bí ẹjọ́ tọkọláya bí ẹjọ́ tọkọláya pé jẹ́ bá rúfẹ́ náà lọ máa dá wọ́n àṣìrò délẹ̀ wọ́n ti gẹ́ni wọ́n òrò délẹ̀ o tọ́wọ́ wá sọ́ra wọ́n lọ́pàdà orí olúwẹ̀ lágbọn ẹ̀ lágbọn ó sì gẹ́gẹ́ bí ìdá ń bá lọ a ti rí jẹ́pẹ̀ ní hakiku lọ́dọ̀ àwọn lọ́bàáwá inú èdè lẹ́yìn náà al'akudu filistila akudu nínú àwọn tí a bá ń kọ́ nípa àwọn kátà máa takókó lé lórí kátà máa takókó ẹ̀ tàǹfíìzà máa tàmàlì tìfàákú aléhì wọ́n ní ìdáǹpẹ́ ní akìdù o náà ní ìpinnu tó wáyé láàrin àwọn èèyàn méjì tó ìpé inú ìpinnu ire àwọn nǹkan kan ń bẹ tí ẹnu wá kò lè lórí tí ẹ e kálukú gbọ́dọ̀ máa múṣẹ gbọ́dọ̀ máa ṣe nǹkan tá pinnu láti gbọ́dọ̀ máa múṣẹ ti jẹ́ akidunu ìtìfà bẹ́ẹ̀ náà tọ́ra fẹ́ two parts ele ele mo fẹ́ fẹ́ kájọ máa jẹ́ ọkọ àtìyàwó kájọ máa lùgbésí ayé alárinrin tí n bá fẹ́ lásìpọ̀ pẹ̀lú obìnrin ìwọ ni màmá lásìpọ̀ pẹ̀lú ẹ̀ tí ọba wá sí mìíràn gẹ́gẹ́ bí obìnrin bọ́bẹ́ kọkùnrin láti pẹ̀lú mi ẹ̀yìn náà ni ẹlẹ́sì máa fún lóúnjẹ lẹ́ẹ̀mọ́ ara sọ fún mi gbogbo ilé nìkéni bẹ́ẹ̀ náà sì ní ń ṣiṣẹ́ Ibrahim ọmọ bá ló sí yìí ọmọ lágo méje àárọ̀ ọmọ ìbá ìmọ̀ máa ń ló sùn gbogbo ọjọ́ lọ́gbọ́dọ̀ wà máa sísọ́ mi yọ̀ lọ́jọ́ kan lẹ́fún ẹ tàbí mo fáyé sunday and sunday lẹ́fún ẹ ìbá ìlú sùn máa ló sùn kí náà gbẹ̀ẹ́ náà times and conditions náà ni ó ṣe àkùnrin abala kìíní yọ ma sọ abala kejì yọ ma sọ wọ́n ní wàlàbúdà fíhì mí ní ìjábí wà kọgbóòlì kó tàbá wá ń pè ní akídù nǹkan méjì gbọ́dọ̀ ṣẹlẹ̀ alìjá ẹni ó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wàlẹ̀ kọgbóòlì àtẹn tó fèsì lórí ọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ ṣe ma bá ń ṣiṣẹ́ gbọ́dọ̀ sẹ́bà ń ṣiṣẹ́ lọ́dọ̀ àwọn àpò ní ṣẹ̀rẹ́ wọ́n pè ní hijab ọfà bàbá yí ṣe wọ́n acceptance ìyẹn ọ̀dọ́ta ló ti bẹ̀rẹ̀ alọ́gbọ́sọ̀rọ̀ ẹni oníṣẹ́ ẹni tó níṣẹ́ ló kọ́kọ́ sọ̀rọ̀ ẹni àgbà ló kí ẹni ló fèsì gbẹ̀yìn mo fẹ́ àbá mo fẹ́ mọ ń sọ̀gbù yìí ẹni mo gbà wọ́n máa ṣe ẹni tó ní ṣọ́ọ̀bù bẹ́ẹ̀ náà wá ní ìgbéyàwó parafan ẹnìkan jẹ́ wàlí zauja bàbá ìyàwó àbẹ́tí bàbá yóò fẹ́ kalẹ̀ ẹnìkan jẹ́ zauj ọkọ ìyàwó àbẹ́tí ọkọ ìyàwó fẹ́ kalẹ̀ tọ́mọ́ mẹ́sàkídù ta ni ọkọ sọ̀rọ̀ me. ìfẹ́ tí ò ní kọ́ sọ̀rọ̀ náà méjèèjì ẹ̀nà ẹ̀tẹ́mà lákùdá máa ṣe ẹ̀mẹ́tọ̀ sí ìdá máa lọ gbàmẹ̀ ọkọ̀ yàwúdá bàbá yàwúdá ẹbọ́ sí bí ẹ̀tọ́rọ yàwúdá lọ́dọ̀ bàbá yàwó tẹ́lọ́kọ́ sọ̀rọ̀ yẹn bàbá ọkọ bàbá ọkọ tàbọ́kọ bàbá ìwà fèsì tàlọ́sọ̀rọ̀ sí kejì bàbá ìyàwó tẹ́gbàbá ìyàwó pé mo ń fi ọmọbìnrin mi fún yín lé ní tàlọ́kọ́sọ̀rọ̀ ọkọ ìbàbà ọkọ tó pé àgbà mọ́jẹ́ ẹ̀fún àtàlọ́kọ́sọ̀rọ̀ yẹn ọkọ àgbàbà a ó ní kí ó ti pé ọkọ ẹbí àwọn fámílì ọkọ ní kọ máa ń sọ̀rọ̀ wọ́n ni ó tọrọ ìyàwó ó wá ní ó wá lọ ẹni ó wá bàbá ọmọ lọ́kọ́ sọ̀rọ̀ lọ́npẹ ní ustaz sí ní káyẹ sí so bàbá ìyàwó ló kọ́ sọ̀rọ̀ oṣù so báyìí inú fíkì kò sẹ́jú ò lè kọ́ sọ̀rọ̀ méjèèjì púpọ̀ rẹ̀ ni pé kẹ́nìkan kọ́ sọ̀rọ̀ kẹ́nìkan fèsì nìkan mú ọ́fà wá nìkan accept inú fíkì are. gbọ́dọ̀ yíwa ààrẹ bẹ́ẹ̀ náà nàbá bẹ́ẹ̀ rajà ẹni ọbẹ̀ rajà ilé kọ sọ̀rọ̀ ẹ̀ta ń sẹ̀dí fún mi lólẹ̀ ń tà ẹ̀kọ́ sọ̀rọ̀ ẹni tó fẹ́ ra asset asset sí dáa ọdẹ́ bá nira asset gidi ní o ní mọ́ta rẹ̀ wọ́n yẹ̀ sí ni tàlábọ́ sọ̀rọ̀ ẹni tó fẹ́ ta asset òṣèré náà ní òṣèré islam ètò ń pè ní akúlù filistila filistila tàbí ká sọ yí pé rutibatu lil ijab as min ahdi al-muta'aqidain bi qabul al-akhar ala wajhi yathbutu atharuhu fil ma'qud alayhi ìkọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó wá lọ́dọ̀ ọ̀kan náà méjì náà jọba ìta kókó nǹkan láàrin ara wọn àti gbígbẹ́ ẹni kejì lórí pé tí a bá ti lè parí ọ̀rọ̀ yẹn yóò lápa lórí jẹ́ sọ̀rọ̀ ìlú lórí ìdábẹ́kọ́ máa ṣẹlẹ̀ láàrin méjèèjì ó tó máa ṣẹlẹ̀ tàbíkátọ́ yí pé ìtìfà yẹ́lìzàm kọ̀nùníyàn sàkṣẹ́yìn أو أكثر ويتضمن بنود washurut ma tufika alayhi wọ́n tàbí tó pé ìpinnu tó ti pé yóò sọ di ọ̀ràn àyàn nínú òfin fún àwọn méjèèjì àmẹ́pọ̀jù méjì lọ àwọn májẹ̀mú kan kan ṣe kàtà bá fi ilẹ̀ lórí nǹkan tí àkọsọ̀rọ̀ lè lórí eléyìí òun náà ni wọ́n pè ní akdu ṣùgbọ́n wá bọ́ sí pé akidun nikah akidun nikah akidun nikah awi zawaj huwa akidun òun náà ìtakókó ẹ̀rẹ̀ yuhillu alìsìmúta bayna zawjayn tí ó sọ di ẹ̀tọ́ ìgbádùn ara ẹni láàrin àwọn méjèèjì ìgbádùn ara ẹni láàrin kẹni láàrin àwọn méjèèjì Allah la ilaha